إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا فربنا سبحانه وتسامى أمر نبيه أن يخير أزواجه وقد ذكرنا لكم شيئا يسيرا عن هذه الحادثة وبهذا رأينا أن هذا الدين أكرم النسوان وبجلهن حتى أثبت لهن الخيار في بعض المواضع فقد اختارت أزواج النبي صلى الله عليه وسلم الله ورسوله والدار الآخرة فأكرم الله سبحانه وتعالى جميعهن وحصرهن في بداية هذا الأمر على رسوله صلى الله عليه وسلم ولكن إن للمرأة أن تترك زوجها إذا كرهت خلقها أو دينها أو كبرها إذا, إذا كرهت دينه أو خلقه أو كبره أو ضعفه وغير ذلك مما أثبته أهل العلم فلا أن تسأل بعلها طلاق بهذا لأنه لأمر متعين فرارا من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم فرارا من تسبب الفتنة قال رسول الله صلى الله عليه وسلم أي ممرأة سألت بعلها طلاقها من غير بأس في رواية فحرام عليها رائحة الجنة أمتنا لنعلم قبل أن نختم ما تعلق بأكام هذا الخل أن للمرأة مزية كبيرة في هذا الدين الحنيف ما ثبت في أن المرأة أو أن العمة إذا عتقت تحت العبد خيرت أثبت لها الدين الخيار فهذا من إكرام الله سبحانه وتعالى لهن وأن الله سبحانه وتعالى ما ظلم أحدا من عباده وليس بظلام للعبيد وقد جاءنا في الصحيح من حديث ابن عباس وكذلك من حديث أم المؤمنين أنشط رضي الله تعالى عنها وارضاها قصة امرأة جليلة صحابية جليلة يقال لها بريرة بنت صفوان وهذه المرأة كانت أمة سابقا تحت عبد يقال له مغيث لأهل بني المغيرة ابن مخرم من الأنصار وقد عتقت هذه المرأة تأت بعلها فدعاها رسول الله صلى الله عليه وسلم لأن هذا الدين دين حق فخيرها بين البقاء في عصمته في عشرته وبين مفارقته فاختارت رضي الله تعالى عنها وأرضاها نفسها وقال فرغ بعد سؤال المسلمين أن ترى لكي قرات قريفان النبي صلى الله عليه وسلم أن ترى بارغات ما جاك يفمقوا الله بارس لكم كي النبي وبارس لكم لاري أتي أولا لأن النبي أتي الصحابة النبي وكي أولا بلما توقع بلوى النبي صلى الله عليه وسلم من جبوة الكيامة أيها الناس

ìtàǹbábọ̀ ó náà ni àwọn ìmà tí a fi rí ẹ̀kọ́ bá sì gbáyé wa pẹ̀lú àwọn aya wa àti bí àwọn aya wa náà sì gbé pẹ̀lú àwa táa jẹ́ àwọn ọkọ fún wa táà fi ní rìnira táà sí ní ságọ sí abí ní ọ̀tún àti ní òsì sallallahu alaihi wasallam in tí àwọn ìyá wa ń fojú Ànábì rí ní ti àdámọ́ obìnrin tí ó lè yàtọ̀ bí kankan tí ó bá ti ẹ̀yàtọ̀ bí ó tó jẹ́ kó ti yàtọ̀nú tí ó bá ti wá yàtọ̀ mbẹ̀un mímánéjì lọ wákù asàlẹ̀yẹ ẹ̀díẹ̀ bákanáà awá ń jẹ́ kámọ̀ wípé àpẹẹlẹ ńlá ni ọba dẹ́dà ṣe fún àwọn obìnrin wípé tó bá di pé ọ̀dọ̀ ọkọtẹ́ ẹwà ẹ̀ ń rò wípé kọ̀tẹ́yìn lọ́rùn ẹ sì rí pé ọdá yín lójú bẹ́ẹ̀ ẹ̀yin náà láǹfàní kẹsọ pé ẹ̀ṣẹ́ máa ṣùgbọ́n o ìrí ànẹ́bí táwọn ìyàwó rẹ̀ ń béèrè tí ó sì mà a máa fẹ́ ìyẹn lọ́wọ́ agbíwadé bí àwọn ààyè tóbìnrin ti láǹfààní láti sọ wípé ìǹsemá tí nǹkan tí ń rí tí ń bà nújẹ́ yìí tí ó bá èso náà dọmọ náà nítorí kíni wọ́n ọ̀dá ọkọ kọwa wọná nítorí ìyàwó rẹ̀ wọ́n ò sì dáyàwó náà kọwa torí ọkọ rẹ̀ ọwà wọná ìsìláàmù lá ìkìrọ́ àfi dìín ìjẹ ní ń pa òsì tó jọ àwọn bàbọ̀ tóbìnrin bá kọ ìwà ọkọ rẹ̀ obìnrin kọ ẹ̀dá bọ́rùn sí dá ọkọ rẹ̀ àbáwọn nǹkan àbáwọn nǹkan ó ní ìhtìyàr láti pọ̀ òun se mọ́ ṣùgbọ́n kẹ́kẹ́ bẹ́ẹ̀bẹ̀ tó tó jí àwọn ẹ̀kọ́ kó tó di pé a lọ síbi kúlùtà tó mú sọ mọ́ ìsìláàmù la ń sọ obìnrin wọ́n èé sí ẹn tí ò ní àṣùsí anábì pé wọ́n ní ṣàkọ́ ikú ríjáì ẹni kéjì ọkùnrin tí wọ́n bá ní ẹ̀yìn ọkùnrin tálẹ́ ní kéjì àwọn obìnrin ládàkọ́ ṣùgbọ́n ọfà wọn sọ gá ọfà wọn tẹ̀lé wa ẹ̀yìn ọwá sọ pé ó fi wọ́n ṣe ẹdùn arinlẹ̀ la anábì sallallahu alaihi wasallam òdodo ló gbé lọ kò kọ́dà níbi iṣẹ́ tó bá dẹ́dà tó gbélé lọ́yìn àríbì sallallahu alaihi wasallam wà máa húwà ala al-ghaibi bí bọ̀ ní ní àkàbẹ̀ àwọn bí ó bọ̀ ní ní anábì pẹ̀lú tí a ń sọ fún tẹ́yìn ò sí mẹ́ tó bá fẹ́ sàlàyé fún yí kò ní sáhun yóò sọ tí ò ní fi ìhẹ́ pamọ́ fún yí ń bẹ̀ wà máa wà lọ́gbẹ̀gbẹ̀ bọ̀ ní ìntẹ́ẹ̀sì mẹ́ta ń bá sọ yìí wà láìkèé sẹ́ntí ọ̀sọ́tán tẹ́mọ̀ wá wò pé hmm, onóòdì fìdí ẹ̀kọ́ bá wọn hmm, onóòdì yọkù èyí tó pé lọ́zọ́ lọ́wọ́ in a ń gbà tọ́lọ́run sọ bára bíi annabi yù annabi bẹ̀rù èmi ọlọ́run ọlọ́run kọjá ọba tẹ́nìkẹ́ máa kọ̀ntró àwọn náà àwọn o annabi fi ń rinlẹ̀ wípé annabi

ẹbí ní a ń pè àpẹ́ ẹ̀ṣẹ̀ gírí kan wọ́n mọ̀ wọ́n lábùjá wọ́n mọ̀ wọ́n gbá wọ́n mọ̀ wọ́n láwo wọ́n kú tán wọ́n tún kún ọmọ mi wà ọmọ tí wọ́n tún wá kọ́ wá tún wá jọ ẹjọ́ méjì bẹ́ńlẹ̀ lọ ikú ẹ̀nà náà ló tó wá pa máa ìdíá bẹ́ẹ̀ àwọn wọ́n sì sọ bẹ́ àwọn ìsìláyé wọ́n ti bàjẹ́ ọ̀run òtún nítumọ̀ ọlọ́njọ́ o lú àwá fún ìkẹ́ rẹ̀ má ló wà fún ìyà rẹ̀ o Ànábì wa sallallahu alaihi ọlọ́kà ìkẹni ọlọ́rọ̀ ìkẹni lára àwọn ààyè tí ọba dẹ́dà ti gbé ẹ̀yẹ fún àwọn obìnrin káà náà mọ́bà من خير زوجته بين البقاء في عصمته وبين مفارقته kíyàn bá sọ fún ìyàwó rẹ̀ wípé ẹlẹ́ òní ẹ̀yìn ìmà hù bí mo ṣe ń hù ìlọ ṣùgbọ́n tó bá ti rí pé mi ọ̀tí ọlọ́run mà o lè máa lọ ah! ọ̀rọ̀ ọ̀lọ́bẹ̀ o nínú ẹ̀sìn

ó sì dáalé obìnrin bẹ̀rẹ̀ ìdà náà nù kọ̀ sàwádà pé ẹ mọ̀kà sọ̀yún ní o àlekàtíjì ò ní ìmá o àpẹẹlẹ́ náà ni lọ́pù sọ pé àwọn tí ń bẹ ní kàpá wáyìí wọ́n èé ṣe ẹranko àwọn afẹ́ kẹ́kọ̀ọ́ tó tóbi níbi àwọn àlàmárì ẹnìkan bẹ ṣe rí ìyàwó Aisha ẹ̀mí wọn ẹ̀mí wọn rọ̀ púpọ̀ radiyallahu ta'ala anha wa ardaha obìnrin kan wá ń bẹ àgbàlagbà lóbìnrin yẹn ṣùgbọ́n ọlẹ́kìyàwó iṣẹ́ àpọ̀ wọ́n mẹ́ ń pè ní bàrírọ̀ tí ó bá sì sọ obìnrin bàrírọ̀ ìtumọ̀ rẹ̀ pọ̀ a máa túmọ̀ ẹni tí bàbá àti ìyá rí kí wọ́n banújẹ́ rí ọmọ àdùnnú tí ma jẹ́ tutù ojú fún bí bàrírọ̀ a máa túnmẹ̀ tó jẹ́ pé ọ̀bọ́lọ́ndà nǹkan pọ̀ rí kọwa fi asáfùlá ìparí ẹ̀ gbogbo bọ́lọ̀ ń ṣe fún lágbára tó yóò rí pọ̀ ń bá rọ́rọ̀ zimma ohun níwájú ọba dẹ́dà mánà níbi tí wọ́n ti ránṣẹ́ tàbí níbi tí ẹ ti ní ìmọ̀ ń wálé àníbí sọ̀rọ̀sálàm tó bá ti wà lẹ́sbìsì báyá wọn ò ní ẹ̀kẹ́ tí ẹbẹ́ ṣe ní ọ̀dọ̀ wọn kí ni wá máa ṣe ìmọ̀ á wò pé alìjẹ̀nnà náà bá abálá jẹ́rú asáfẹ́ ìwádìjẹ̀nnà tí ń bá ti rí ààyè díẹ̀ jẹ́ lọ máa lò ní ànàbì pẹ̀lú ẹntánàbì láìkì dáadáa náà yàwó rẹ̀ tí ò lè ti fẹ́ yẹ pamọ́ tó jẹ́ Àìṣà tó sì tí fi

ẹ̀sì ànábì èsì ẹ̀sì kọkùnbùn ọlọ́run lọ́ọ̀dì àmẹ́lẹ̀ kéèṣe ó yá àárí èpè anúsàsálàmù ọwà báhùn ìyá wa Àìṣà ìwá nífẹ́ obìnrin pọ̀ tí èsì kéèké ọwà sísà àwọn tí wọ́n mi obìnrin wọn fẹ́ẹ́ta 25 million naira máa lọ kó fi rárá rẹ̀ ọba ti ṣe wà láti àbárọ̀ lé bíbí 12 láti bí 166 ní tọba lè fi máa wá búwọ́ náà sí lè rówó o lè máa wá bí èso bẹ́ inú ẹ̀dùn ọba bá yàwá ìṣà ah, yàwá ìṣà sí nífẹ́ rẹ̀ yà ìṣà wá ní àwọn ọ̀rà àwọn bọ̀kún lọ́rùn rẹ̀ ìtàn nígbà tí ìyàwó ìṣàwárà atakọ̀tì kò rẹ̀ ṣẹrú mọ́ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ olómìnira rẹ̀ ìyàwó ìṣàbọ́kùnrin rẹ̀ pẹ̀lú bí wọ́n sì sáádà rẹ̀ fine lẹ́yìn ìgbà tó bìnrin yìí di ọmọlúàbí nínú ẹ̀sìn tọ́lọ́n fi rán nẹ́bì sí wa tí ọkọ báyẹ jẹ́ ẹrú tíyàwó náà báyẹ jẹ́

ó sì ọlọ́run bá ránṣẹ́ sí bàrírọ̀ mùgíìsù náà ọkọ̀ rẹ̀ ń ọrọ ọ̀rọ̀ ti rí bó ṣe rí yíò ọlọ́njọ́ o ọlọ́njọ́ ọ̀nà ayé mi mẹ́gbẹ̀sọ́wọ́ obẹ̀ mọ́ ń bẹ ọlọ́run a tó bá wù ní ẹlẹ́ decide méjèèjì tẹ bá fẹ́kọ́ lọ ẹ̀wọ̀n náà rẹ̀ wájú ẹ̀ tẹ bá bẹ̀fẹ̀ ká dálẹ̀ ìntẹ́ bá rí sí ọlọ́njọ́ o mọ́sídì àhásọ́wọ́ obẹ̀ ọlọ́ndakùn wọ́n náà lè mọ́ sàdúwà tẹ́ náà bẹ́ o ṣùgbọ́n tí obìnrin bá ní agbára ẹ mọ̀ pé wọ́n dájú ẹ̀yìn ìbọ́bẹ̀ ìṣèlú ó dùn tó ìbànújẹ́lẹ̀ ìjẹ́ omi àni ọmọ lò máa ní ìṣò àwádìkásà máa fọ́ ní ètò àbá máa fọ́ ní 50,000 lọ́sọ́ọ̀sẹ̀ kọ́ ọmọ ní 5 million ìwọlọmọ tó ti ń ṣe léyìn anúbí wọ́n pé bàrírọ̀ ọ̀rọ̀ ti délẹ̀ báyìí bàrírọ̀ ní ẹ̀yìn mugifu ìwọ́kọ́ lọ́rọ̀ bàrírọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ìwọ ti di ọmọlúwàbí báyìí sọ́tí ọlọ́run kó o sì máa wà pẹ̀lọ́kọ̀ rẹ̀ ó ní kílẹ̀fẹ́ só múra rẹ abó omúkọ òkùsẹ́dì ọkọ̀ yìí ó ní ikhtartu nafsi ara mi múmú lánàá wọ́n jọ jẹ́rú ní o ò ní ọ̀nàmọ́lúwàbí ọlọ́run sí má bí ẹ̀sì túká àbáṣù rí tí ń ṣẹlẹ̀ ó jẹ́ àbúrò bàbá nàbí kí ni tí ń ṣẹlẹ̀ láwà àti gbọ́n mùgísù yẹ̀tìbáwà fi síkákìlì madina inú wà mí fi túkìlì madina yẹ́bùkì àléhà àti gbọ́n gbogbo bí bàrí ọ̀bá ń lọ

omi jẹun ó sì ń ká láti rọgbọ́n rẹ̀ fún ìbànújẹ́ tó ga àbásùlọ́bó ń ṣe ọlọ́run bí annabi sọ̀rọ̀sọ́lọ́m ó tọ̀rọ ìdásí o ó sì bá ní pé bàrírọ̀ kọ́ bá ní pàṣúédìí ẹ̀ ọkùnrin kan láyé lónìí kò lè rí mùgífù ní ìbànújẹ́ tó wà àkáàrùn ọmọ gbé o ilé ìpọ́ o kí mú kí ìṣọ́ mọ́fẹ́ kó parẹ́ ìdánú o bẹ́ẹ̀ sì ni ètò ọlọ́n ni fọ́rọ́tù lè hubbi yudhibul haya tí èyàn bá ti nífẹ́ nǹkan ju bó ṣe yẹ lọ èyàn ò ní lójú ti ń di ẹmà ìfẹ́ ìfẹ́ tí ó jẹ́ tó ẹni tó nífẹ́ nǹkan tí ò lè kọ̀ntú ara rẹ̀ níbi tó nífẹ́ ò ká lójú ti bàbá 50 years In ní dọ̀wàlẹ́ fọmọ 17 years ṣẹ̀rífàjọ ìntọ́jú rẹ̀ ṣẹ̀rí ṣẹ̀rí ìntọ́jú rẹ̀ ṣẹ̀rí àìkọ́ bí lè wà àwọn èèyàn wá ká bàbá mẹ́bẹ̀ kò tí ẹ̀wẹ́ nìkan òun sáà ń sọ ti ẹ lọ ìfẹ́ ẹgbẹ́ tán kèèjé yìí ò rí rẹ̀ pé èmi mo tó báyìí bó President yóò gbèrè ìwàlẹ̀ náà ni ọdá kò burú ṣe ẹmọ́ wàlẹ̀ tí wọ́n kò mọ̀tẹ̀lé lẹ́yìn ọdá ma dáwà ń gbà náà tí àmọ̀rí kí wá ẹwọ̀gẹ́ ẹ̀mí gbogbo Nàìjíríà iná fẹ́ẹ̀kún àgbàlagbà káàkì ojú ọ̀nà tẹ́ẹ̀dẹ́nu ọjà ó sì ọlọ́run wá kìí anábì sí nífẹ̀ẹ́ Abbas òun ọ̀dà sọ́rọ̀ ìpadà anábì bá ránṣẹ́ sí bàríọ̀ wọ́n sí mọ̀gífù náà bàríọ̀ mẹ́rin lọ́wọ́rọ̀ jẹ́ àtìhì ní tìtọ́ àti ọlọ́ni òfin ọlọ́ni pé o lè mú rẹ̀ bó sì lè wà pẹ̀lú ẹ̀ ìwọ ni ọlọ́run fún ní agbára yóò lọ́wọ́rọ̀ jẹ́ àtìhì ọ̀rọ̀ tí mo bọ́ sọ yìí nípa pé Ọlọ́run ní kó mú kanú méjì nínú kọ́ ọmọ fọ́kọ̀ lọ nínú kọ́ ọmọ fẹ́mọ́ sábà pọ́n sí kù lókú ẹrú ìwọ kú lókú ẹrú tó ọba sì dẹ ọ̀rọ̀ yẹn rò ìbá sí o sáti sánmà ní a ti sọ fún ọ pé kọ́ ọ̀pá ńláṣẹ pé padà sọ́dọ̀ rẹ̀ ẹ wo ìgbékalẹ̀ ọ̀rọ̀ jẹ̀má ẹ wo bí tí ègún ti wá ojú ẹsẹ̀ ànàbí ni láà kìí sáti sánmà ò èmi mò ń gbìyànjú pé mò ń bá bẹ́bẹ̀ pẹ̀lú tó ń kálukú rí pẹ̀lú rẹ̀ àti irúbàjẹ́ ọmọ ìyáwó náà sáni nínú ẹ̀sìn ṣé ẹ mọ̀ pé èèyàn máa ń bára situation tó jẹ́ wípé in tó pé o náà ni kó mú tó pé in tó lè bá ti ẹ̀jẹ́ o ní kó mú tí ó wà áwò pé mo sì ti jùjù kárùn ní o wọ́n mú oríṣi pọ́ìsì márùn wọ́n ń jà níwájú èèyàn àkọ́kọ́ after five hours ó ń tọ́wọ́ lọ wọ́n dànù kọ́pù wọ́n já pọ́ìsì ẹlẹ́ẹ̀kejì after four hours wọ́n dànù kọ́pù wọ́n já poison ẹlẹ́ẹ̀kẹta after three hours wọ́n dànú kọ́pù kọ́pù gẹ́rẹ́ ní ẹ̀dà sí e, o ní two hours o ní an hour wọ́n wá lú mara àrùn wọ́n wá lùpọ̀ wọ́n wá gbèlè èèyàn lọ wọ́n wá ní torí ọlọ́n torí mọ́ mọ̀pẹ́ ní ọlọ́n yóò sì lè bọ́tọ̀ a máa bá ìsì tó sọ́nà àwọn àtóbi lẹ́mí èyàn sí èyàn wà tí bà rí rọ̀bẹ́ ó súnmọ́ àmọ́ ti ẹ̀ náà mẹ́ ọkọ̀ táwọn olówó rẹ̀ sọ pé ndị mùgífù àti chẹ́njì iṣẹ́ rẹ̀ wà máa lọ sí Mẹ́dúgùrí lókù ẹwà bá ti di so mm, ìyàwó òṣùgbọ̀rọ̀ sí sínà kò gbọ́ ọkùn kúrò náà lọ́bẹ́ lómi ó náà sí bùkátà bí ó ṣètò lé ayé rẹ̀ ilẹ̀ wọ́n fàfisọ wípé ẹni tọ̀wọ́jẹ́ pé nǹkan bẹ̀lá ni àtẹ̀yàn méjì wọ́n wá ní ìwọ̀ ni kódà kọ̀ jẹ́ pé in tó fi múyùn ìnira nìkejì ọjẹ́ ọlọ́run lórí ẹ̀ àwambọ̀ ó bùkátà ọmọ ìlúmì ni ọ wá fẹ́ ọmọ ìlúbi tó wá ọmọ ìbàdàn ọfọ́mọ ìkó lápẹẹrẹ ibi ó sì wá wọ́n máa jẹ́ èèyàn bẹ́ kù sí jẹ́kútẹ́ tún ìjẹ́ nígbò ṣe sàà lọ́bàá ń rò pé á ìyàwó mi jẹ́ a máa owó òkú kọ́ wọn padà sílùú àwọn nígbàgbò nǹkan bí ṣe rìnà ti ní ìlú yíò tẹ́ bá ti ń lọ èmi ọlọ́wọ́ ọ̀lọ́bọ́ bí karahun bá fàlèmí àti bí gbè bá fàlèmí àti ẹ̀ ìkarahun àtẹ̀lé ó ní kèése bí ìtọ̀nà ọrún wọn àpọ̀lọpàá ní ká ní àpọ̀ ìyẹni ìyẹni bí ìtọ̀nà ọrún kọ́ èmi ọ̀tẹ̀lé ọlọ́run báyìí sọ àmì tí wọ́n jẹ́ olùí àjèjì mẹ́sí mẹ́jẹun wọ́n rí ẹ̀rí wípé bílù ẹni ìṣerírì tóòtọ́ wọ́n rí wípé kò sí ààbò fún ẹni kò burú ọ̀dọ̀ ẹ̀nà wá tó bá wù ọ́ láti bá ọkọ rẹ lọ ọláǹfààní àti síbẹ̀ tí ó bá sí wù láti bá lọ àti mú ara rẹ̀ bá mọ́ ohun lọ nira a ẹ̀sìn ọlọ́run ó sọ fún mi láti sánmà o èmi ni mọ̀ ń bá dìrẹ̀ bẹ́ kó yìí ọ̀rọ̀ ìwó bàrírọ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí la hajata li kò sí tí ń fi se má anábì dá ó sí ọlọ́bá tún ní bàrírọ̀ innahu abu waladik ìṣíṣì kẹ ń bẹ táwọn obìnrin ma ń bínú rẹ̀ kò sì yẹ kí wọ́n ma bínú annabi ló ṣe ìfìbátò ẹ̀ tí a bá ní ọjọ́ wọ́sọ fọ́mà rẹ̀ kí ma ń bí obìnrin bínú àpẹẹlẹ́ náà ni fún fóòun àpẹẹlẹ́ ni fọ́kọ kọ́kọ́ ma pé ọmọ mi ṣùgbọ́n tí a bá ti pé ọgbọ́mọ̀ ẹ̀kọ́ bọ́ ṣubú nígbàtí ìsọmàlì sẹ́yìn kí mo bí ni no a ma sọ bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà annabi ni innahu abu waladak bariro gbogbo ọmọ tó ọmọ ló bí nígbẹ̀ ẹjọ wà lókú ẹrú náà lọ mà bí ẹn tó ọmọ bí fún náà màrè ọmọ bí ma fún ọkùnrin méjì bàbá màrè náà màrè ó ní àdìnàbí ebí wọ́n lọ ń sára

ó ọmọdàjọ́ tẹ́lẹ̀ o kọmọdàjọ́ o ibi ọ̀rọ̀ ti wá dénú a jẹ́ wípé lára ẹ̀mà tọ́lọ ń ṣe fáwọn obìnrin obìnrin lè báyàn gbé lọ́dún mẹ́wàá tí ó sì ti rí n tó lè fi kọ̀ọ̀yàn látọ̀dún kejì ṣùgbọ́n agbára tó fi lè ṣe kò sí fún yóò sì mọ̀ mánéjì ọdún mẹ́jọ pẹ̀lú yín níjú agbára ń bá dé náà yóò sì dìbìrì

tí a bá ti sọ wípé o ti bọ́pò lókò wàhálà ìwò èsẹ̀ ẹrúmá ẹrùn lágbájá atakọ̀t tàtàlà abdi khuyyarot ìmọ̀wádé mẹ́jẹ̀mù kan fa in makkanat zawjaha minha sakọtọ̀lẹ̀ khiyar ṣùgbọ́n tó mọ́ di pé ìṣẹ̀lẹ̀ ìbá ti ṣẹlẹ̀ tọ́kùnrin bá yẹ súnmọ́ obìnrin tóbìnrin bá yẹ gbà kọ́kọ́ rí ò súnmọ́ wọn ò ní sọ wípé kó mú kanú méjìmá ibi múṣkílà ti wá dérí tọ́kùnrin bá wá súnmọ́ ìyàwó ẹ̀ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n obìnrin yọ mẹ́dàjọ́ ìlójú orí bẹ́ẹ̀ àwọn àfáà apákan ní ọmọ òkọmọ ó ti lọ́nà àwọn Hanabila Shafi'iyya ní láà tún ìdàrù jahal àìmọ̀yẹ excuse ní fún àwọ̀mbọ̀ wa hadha al-khiyar ala al-fawr ojú ẹsẹ̀ òun sì ni mọ́kànlù méjèèjì lọ́gbọ̀rọ̀ sẹlẹ̀ a jẹ́ pé gbogbo ẹni tó bá lọ́rẹ̀ lánú ẹ̀ sọ fún rẹ̀ wípé ẹ̀ẹ́ mi è sọ lórí burúkú mi sì mọ́ wábí ẹlòmí àmà sọ ọ́tọ̀ fìfẹ́ ẹlòmí àmà sọ láti àìgbọ́n ẹlòmí sí àmà fi ṣe sí àrí mi ẹlòmí sí àmà fi ṣe ìdẹ̀rúbà so anytime tó bá rò pé ọfẹ́ máa lọ mi ò tó bá rò pé ṣe sí mi ọ̀tí ọlọ́run mi sílẹ̀kúnlé mi ò bó sí mi ò tó bèèrè ń bẹ́ ìdánlójú ẹsẹ̀ pé à ẹ̀sẹ̀ àrọ́jújọ jẹ ẹ̀kọ́ ọ̀bọ̀n yìí ẹ̀kọ́ ṣẹ̀rìán fásikù òdè lánú àdífì àwọn àfá àtọwọ́bọ̀ púpọ̀ wọ́n ni ẹjá jọmọ́ lọ́wọ́ al-kìfáà àkàfáà a mọ́ nínú tàà bá fẹ́ fẹ́ra wa ẹ̀sìn fẹ́ ká bára mú kí wà lọ́nà bà fún ma ṣẹlẹ̀ ilé tó pé wọ́n wọ́ọ̀tì bí 20 million kò sáburú ń bí káwọn ní 15 18 17 million náà wọ́n jọ fẹ́ra wọn ṣùgbọ́n lẹ́kọ́ ti fọ́ 20 million àti ilé 500,000 àwọn ìsìsí kan ò ní dá ẹ̀sìn ilé yóò sì sábà máa sọ́sẹ́ aláwọ̀ ọkùnrin olójú òkúrò bí pọ̀ nù wa bí wọ́n pọ̀nàwọ̀ obè fúnyàn irọ́ ní pa yọ́ sọ́mọ́ Bukhari sọ́mọ́ Muslim masanidu gbogbo ẹ̀lọ́ha sọ́nà ọ̀ha tó dúdú gan tó sì makẹ́ òtí ẹ̀jẹ́ kéèké ọwá fẹ́ lọ sí náthọ́r nígbà wọ́n dìbẹ̀ sísta wọ́n ajá ó ní ké láyà ó ní lẹ́yìn ó sì jà rárá olùsàs wàláyé ti bá tèmi jẹ́ ah wàláyé ti bá tèmi jẹ́ ẹ máa wọ́n tún wá lọ bùnmí sísta ì ó plọ́mù síbẹ̀ ọmọ ni ó sì lẹ́wà wẹ́rẹ̀rẹ̀ wọ́n sọ wọ́n gagọ́rọ̀ náà bàbá rẹ̀ wá náà ẹwọ́ kẹ tó pẹ̀fẹ́fẹ́ ọdọ̀ tó ń gbélẹ̀ yíbò o alhamdulillah a ti sí lẹ́nu ní bí ọ̀sẹ̀ òṣàṣẹ́ ah, mọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ mẹ́rin aláì mọ̀ fẹ́ <laughs> nǹkan méjì mọ̀ fẹ́ kópọ̀ wáhùn aláì ìfẹ̀yàwó máa ṣe jihad kó sì fi mútojú ẹ̀kọ́ mẹ́rin nípa alìkàfáà tó bá jẹ́ kọ́dọ̀ obìnrin lọ́fíìsì tẹ́kùtù lìkàfáà bírídọ̀lì mara ibi àdísì láti rí ṣẹ́ ah ọmọ olòsì ni èmìjọmọ olówó tó bá ẹjọ́ pọ́dọ̀ obìnrin òun ni ẹ̀tọ́ wà tó wá gbà láti fẹ̀tọ́ rẹ̀ lẹ̀ ẹ̀sì sọ pé kọ̀sàbúrú kàtà ọmọ ṣubú tóbi bá ti yọnú bí ẹ̀sì mọ́kọ̀dé kò sí kẹ̀kẹ́ lẹ́nu ẹ̀mà ọmọ ọlọ́mọ ọmọ 17 years bí ṣe wo bàbá ní wo ilé ilé faranda rẹ̀ gẹ̀ èèyàn bíse ń wọlé ní tó ń wọkọ̀ ẹ̀wò mélòó mélòó ọmọ 20 years tó kú níbi oṣù mẹ́fà mélòó mélòó bàbá 80 tó tún lọ 80 years sí onírin sọ́báhùn olótẹ́lọ́rọ̀ bákan nínú ṣẹ̀ríà ibi ìgbà ẹ̀sọ̀ púpọ̀ ìdá abúgọ̀gọ̀ ti zaújá báàlàhá tí obìnrin tó bá e kórìíra ọkọ rẹ̀ tí kórìíra yẹn tí ò lè mú mọ́ra máa لم يكن لوليها إكراهها على البقاء معه ولي bàbá obìnrin àbẹ́ntọ́lọ́bà láti fi lọ́kọ wọ́n ní agbára láti máa jí ọmọ yẹn ń pa wípé kó sì kùsẹ́ ìdí oúntọ́ àwọn nǹkan yìí ti balìkì àmọ́kùnlọpọ̀ obìnrin jẹ́ ọ̀sẹ̀lòmí ìdáláwò tó ìpónú ẹ̀sìn ọ̀sẹ̀lòmí ìdómùkúmu ọkọ̀kọ̀ sí jọ́dà ojú wà ilẹ̀

ó sì bá ń katara rẹ̀ náà jẹ́ ìtìbátọ̀rọ̀ bákanáà àwọn mímá wọ́n ní ìṣe sí àwọn obìnrin ó yàtọ̀ sí àwa gédégédé níbi àwọn nǹkan kọ̀ọ̀kan ààrẹ náà ni gbólóhùn tí Ànábì sọ bó ti ẹ̀jẹ̀ pé sọ̀rọ̀sọ́lá gbólóhùn yẹn nítàn ìtàn àbẹ̀kọ́lá fẹ́ sọ ṣùgbọ́n tàà fẹ́ mú lọ ń bẹ̀ mùsùlùmí ni akáwọ̀ ọgbọ́yé lan yufliha qawmun wallaw imra'atan nínú àdíkà bí Barzah tí mọ́ kọlùgbàwà rahimahullahu ta'ala ẹ sọ fún ẹni ìjọ ọ̀hún ẹ sọ fún ẹni ìlú ọ̀hún ẹ sọ fún ìyàtọ̀ ń bẹ láàrin dúkìá tó bẹ̀yìn ní umu olóralẹ̀ tọ́kọ́ skú umu dọ́kítọ̀ ni olóralẹ̀ tọ́kọ́ spítù ọkọ rẹ̀ wá jẹ́ pharmacist ìwà ń ṣiṣẹ́ lábẹ́ umu ìtún jíwo umu umu lè lè dànù umu sì lè jẹ́ cmd nkara rẹ̀ skúù proprietor proprietorship obi iná olónìkẹ́ onú ẹ̀lọ́ ọkọ rẹ̀ ìbá pé o bí ẹ

èwọ̀ tí ẹ nínú islamu obì ìjárájọ́ nínú islamu iná lọ́fà tí wà láti pọ̀ fún wa ìlàwà náà sọ jáde ó ti dọ̀ràn ilẹ̀ iná gbọ́ ó ti dọ̀ràn islamu iná lọ dáná nítorí kíni nítorí pé olómúgbò ló ṣe yẹ kó rí olómú ti wa je òdodo ti ń wa ìgbà tí wọ́n sọ fún tán pọ̀mọ́kọ rẹ̀ ó dí bí ànábì sallallahu alaihi wasallam in wá ń bá ọkọrin ìbẹ́bẹ̀ o náà mú n tó pé jẹmọ́ tẹ́yàn bá ha síbi pé èèyàn mi ní o tó bá jẹ́mi náà in lè mú o àdánwò látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yóò clear ẹnìkan fẹ́ báyàn mú nǹkan méjì ṣùgbọ́n tó bá mú kan ó pé èèyàn tó bá mú kan ó pé òun tó bẹ́ẹ̀ mọ́ ń tó pẹ́un kíyàn náà fi máa rò wípé ah, tó bá sì mú tọ́dọ̀ mi inú pè mi ṣùgbọ́n sẹ́mi eh, náà lè mú tọ́bá jẹ́ mi náà ẹni ìṣúṣẹ́sẹ̀ tí ọlọ́wọ́ fi tìyàn sí dáun àdánwò àti sámàní ọlọ́njọ́ ọlọ́njọ́ àdánwò tí ó bá wa bẹ́ tó fi di pé ó gba ìjọkọ lọ́wọ́ wa ó fi lán wa lọ ọlọ́mọ́jọ́ sẹ̀rùn lẹ́nìkọ̀kan wáwọ̀ gbogbo ẹn tó máa máa gbé ìjọkọ̀ léyàwó rẹ̀ lọ fúnra rẹ̀ ọlọ́mà ní fọ́tọ̀ lẹ́mí o ó pè kalẹ̀ ni ọ̀rọ̀ Nàìjíríà ti kúrò ní 50-50 80-20 ni abàtí ní ìjọdẹ́ naira ní olè ìmà fi 80 naira lẹ̀ sorry ìmà fi 20 naira lẹ̀ 80 naira ìwọlọ́mà fi lẹ̀ ẹ̀yìn obìnrin ló tí èdè yẹ Ramadan kọ bà dédà kọ́ a ní jùmọ́ àsí o ṣùgbọ́n Ramadan ti dé bí ní láìlúwájú kọ ha a máa tún fọ́lọ́ kọ bà dédà kọjọ́ àtilé tèmi àtilé tí mọ́jẹ kankan mọ́jẹ ọjẹ́ ilé ìbànújẹ́ fún wa àdánwò ti bá àwọn èèyàn kan ẹ́rì tí ọmọ rẹ̀ níbi iṣẹ́ yọ ọmọ rẹ̀ nínú ọkọ̀ pọ́sásùn tí bá ti ń sọ̀kalẹ̀ tí ń wo ilé wọn bí òpónà méjì ìbànújẹ́ ẹbí ẹnkọ́ mọ́kún fún dénú

خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله الذي لا إله إله وأمجده وأشكر ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إله شهدة من يرجو رحمته ويقف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين وقد أمرنا في مواضع كثيرة في كتاب العزيز بذلك قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن أزواج رسول الله صلى الله عليه وسلم أكثرنا عليه في النفقة وتوسعنا في النفقة ويردنا ذلك من رسول الله صلى الله عليه وسلم حتى تجمعنا حول رسول الله صلى الله عليه وسلم ومنعنا أصحاب رسول الله صلى الله عليه وسلم من الدخول حتى من جاء ليسأل عن أمور دينه حتى دخل أبو بكر ودخل عمر إلى قصة التخيير فبعد أنزل الله سبحانه وتعالى نبيه آية التخيير بدأ بأم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها فاخترنا جميعهن الله ورسوله والدار الآخرة فأكرم الله جميعهن بأن حشر نبيه عليهن بقوله لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج أمتنا ثم وعدهن بخير كبير فقال سبحانه وتسامى ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحة الآية لكن في هذا الدين إثبات التحيير للمرأة في بعض المواضي ومن ذلك ما تعلق بأحكام الخل وقد تكلمنا عن شيء يسير في هذا في الخطبة الماضية لكن اليوم مما أثبت الدين للمرأة إجلالا لهن وإكراما لهن ما جاء من قصة بريرة زوجة مجيف وهذا الحديث من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها كذلك من حديث أبي بن عباس رضي الله تعالى أن وارضاهما وقد كانت بريرة تحت زوجها مجيث وهما عبدان فالمجيث عبد وبريرة أمة فعتقت بريرة تحت مجيث فخيرها رسول الله صلى الله عليه وسلم بين بقائها في عصمة وعشرة زوجها مجيث وبين أن تختار نفسها فاختارت بريرة نفسها بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا أوصيكم بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله فهذا الدين ما ظلم الله فيه أحدا فربنا سبحانه وتعالى أثنى لنفسه في مواضع كثيرة في كتابه العزيز بقوله وما ربك بظلام للعبيد ولا يظلم ربك أحدا دعا رسول الله وسلم بريرة فخيرها بين البقاء في عصمة زوجها وبين أن تختار نفسها فلما اختارت نفسها بدأ زوجها يبكي في كل سكة من سكك المدينة حتى رآه العباس ورآه يتبع بريرة ودموعه تسيل من لحيته فأشفق عليه العباس ثم شعر الرسول صلى الله عليه وسلم بأن يدخل في هذا الموضوع لعله يراجع بريرة فترجع من قصدها الأول دعا رسول الله صلى الله عليه وسلم فقال لها يا بريرة لعلك تراجعين هذا الأمر لو رجعته فقالت يا رسول الله أتأمرني فقال رسول الله لا إنما هي مشورة مني لك فقال إذن لا حاجة لي فيه وفي رواية قال صلى الله عليه وسلم إنه أبو ولدك قال نعم حتى لو أعطاني كذا وكذا من المال لا أرجو إليه أبدا فبهذا أثبت الله سبحانه وتعالى لكل أمة عتقت ذات العبد أن تختار نفسها أو أن تختار البقاء في عصمة زوجها وهذا من عدل هذا هذا الدين وهذا من لطف الله سبحانه وتعالى على كل من الفريقين فربنا سبحانه وتسامه القائل وجل من قائل لا إكراه في الدين وبهذا قال أهل العلم فأيما امرأة أبغضت بعلها لم يكن لوليها إجبارها ولا إكرارها على البقاء في إشرته وكذلك لو أحبت المرأة بعلها ليس لوليها قوة التفريق بينهما بل تسقط الكفاءة بين المرأة وزوجها برضا المرأة متى ما رضيت المرأة سقطت الكفاءة فبهذا بين أهل العلم هذا الأمر وكذلك هذا الخيار لا بد على الفور فإن مكنت بعلها حتى جامعها فقد سقط الخيار كما ذهب إلى ذلك جمهور آل العلم أما إن مكنت بعلها لجعل منها لهذا العلم في هذا قولان القول الأول لا فرق وهذا مذهب الحنابلة والثاني أنه تعذر بالجال في مثل هذه الحادثة فنسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم